الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين ni شيء أنكم إن شاء الله aka hadithu abi barzata al-aslami radiyallahu anhu ipe anabi muhammad sallallahu alaihi wasallam wọ́n man kiun alasari lẹ́yìn gbayen ìkọ̀kan wa ó padà sí ilé wa ní actual Madina so ní time yẹ̀dẹ̀ ní o òun sì wà ní nǹkan tó jẹ́ wọ́n so wọ́n ni ọ̀ṣàmsọ haya ayi bayda'a ayi òun sì funfun tó clear dáadáa lójú sẹ́mà so anabi sallallahu alaihi wasallam wọ́n sì máa ń nífẹ̀ẹ́ sí kí wọ́n lọ ìrun ìṣá wọ́n nífẹ̀ẹ́ sí kan lọ lára anabi wa muhammad sallallahu alaihi wasallam hadithi ní bẹnu sahih bukhari àti muslim muttafaqun Ànábì sallallahu alaihi wasallam wọ́n nífẹ̀ẹ́ gan sí ká máa lọ́yìnwọ̀n ìṣá ìlara ló jẹ́ kí hadithi wá ìpé Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n jí àwọn sahaba rí láti wá kírun ìṣá oníkálùkù ti sùn lọ wọ́n ṣe jí wọn pé yẹ jẹjẹjẹjẹjẹ ẹjẹ́ ká kírun ìṣá ìpé kódà táìmù ẹ̀gẹ́ so yẹn wà kí ní àrin ogun so wà kí ánà yẹ kọrọ hù náà ma kọbla ha wal hadith abada amma nígbà muhammad sallallahu alaihi wasallam a dẹ̀ ṣàlàyé ìgbà ọ̀rọ̀ tán sọ pé wọn kì í fẹ́ wọn ma ń wọlé máa fẹ́ kíyàn sùn before rẹ̀ sáà wọ́n ní pé ìyẹn tí ò bá ti sáwọn tí wọ́n jí ìwọ tó bá sùn ní ibẹ̀ ni táwọn ìbá wà tí wọ́n bá jí ó lè sùn gẹ́gẹ́ bí ẹ̀ta ti sọ síwájú yẹn náà so yẹn lè sùn ní bóyá èyàn sùn ní masjid ráyí àbíbi tí wọ́n ti jí ọ wípé afá àsìkò ìṣá ti tó àmọ́ tó bá wà níbi tí wọ́n ti ní jí ọ makoro so wal ba'da ló fi jẹ́ pé tọ́mà tó wá kí ìṣá ìtàwó wọ́n náà tó wá kó gẹ̀rẹ̀ ká tó wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ká tó wá mọ orújọ́ tí ò lẹ́yìn ìṣá òkírùn ìṣá òkè òǹkà tíra ní òkè ọ̀rọ̀ gidi lẹ́yìn àmá kí ẹkà dédé bẹ̀rẹ̀ àwọn ẹjọ́ kìníkà ìnìkan kò sí pòónlù kò sí múlá ìdí ní wípé fẹ́ kẹ tètè lọlé tètè lọ sùn kẹ lébà tètè tún níkúwà kẹ lágbára láti wá ṣe ìbádà ọjọ́ kejì náà ni so wọ́n sọ̀rọ̀ eh, ti bẹ̀rẹ̀ ní táìmù tó ipé nǹkan sì dúdú bàtà níbi àfi kọjú sẹ́yìn báyìí sallallahu alaihi wasallam ya'rifu rajulu jalisahu oníkálùkù ti máa dáyẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mo dẹ̀ rántí pàṣà láyé lánàá eh, eh, tí èyàn so gẹ́bùsọ̀ níbi hadithu يا عائشة رضي الله عنه إكوان نبع محمد صلى الله عليه وسلم كان يصلي النبي صلى الله عليه وسلم الفجر فيشهد معه نساء من المؤمنات متلفيات بمروتهن فيرجين إلى بيوتهن لا يعرفهن أحد من الغلس لا يعرفهن أحد من الغلس حديث صحيح ثابت في الصحيح hadith yawa aisha na radiyallahu anha so gbogbo àwọn ilé nǹkan àti mú ẹnu bàdíẹ̀ kí àwọn kí lálé mú nínú hadith lákẹrẹ sáré wò ní èlé ilimu kan ṣe mú rọ́jẹ́ àǹkàtà àti múlá nẹ̀nù àkọ́kọ́ ni pé istihbabu ta'jili salatil asr fi awwal waqtiha wọ́n ni mustahabbu ni ó dá mustahabbu ni kí yàn fayọ̀un salatul asr kí ẹ tètè kí awwal waqtiha kódà ilé ìdíse ní ìtàfàṣọ ní kí gbogbo ohun àfi ìtàbá tó rí àwọn ìtànà bíbá yọ in reality gbogbo ohun náà wàtí tó bá ti wọlé báyìí ó olóyẹ kíyàn kí àfàwọn ìtàbá rí pé ànẹ́bì sallallahu alaihi wasallam àtúmọ̀ lọ́lára gẹ́gẹ́ bí hadith kí sì lè rí ó wà nínú hadithu àbí barzatal hadithu abu amrin al abu amrin al so o pẹ̀lú ń pè yas so uh, Sa'd bin Iyas ó wá ní àdíkì mẹ́rin Sahih Bukhari àti Muslim ó ní haddathani sahibu hadhihi ad-dar fa ashara ila dari Abdullah bin Mas'ud radiyallahu anhu ó ní ẹni tó nílé yìí ó haddatha mi ó sọ fún mi ó wá náwọ́ sílé Abdullah bin Mas'ud radiyallahu anhu ó ní sa'altu an sallallahu alaihi wasallam so ipe Abdullah bin Mas'ud sọ pé òun béèrè lọ́wọ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ayyul a'mal ahabbu ila Allah azza wa jalla iṣẹ́ wo ní fi ló ní ní Ọlọ́run bá fi nífẹ̀ẹ́ sí jù ó ní Ànábì ní pé as-salatu ala waqtiha kíyàn kírun lásìkò rẹ̀ kíyàn kírun ní àsìkò rẹ̀ oye bá yà rí ó ní kuntu thumma ayyu lẹ́yìn ìgbà èwo ló tún dájú ó ní birrul walidayni ká ṣe dáadáa sáwọn òbí ó ní kuntu thumma ayyu mo tún wá ní èwo ní fi ń dájú bẹ́ẹ̀ iṣẹ́ wo ló tún kù tó tún fi ń dájú wọ́n ní aljihadu fi sabilillah ká jagun sójú ọ̀nà Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní haddathani bihinna rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba bó ṣe haddatha mi náà Abdullah bin Mas'ud ń sọ fún Abu Amr al ó ti gba ó ṣáìdà aljahiliya àmọ́ kò pàdé ànábì tó fi kú sallallahu alaihi wasallam kò pàdé ànábì Muhammad sallallahu tó fi kú ó sì wà láyé báyìí kódà ó ma ń dayẹran ní ẹ̀yìn Madina ni so ó wá ma ń gbọ́kùn kan ti dé ọlọ́kùn kan ti dé ó ma ti ní ànábì kan ma ti dífà lẹ́yìn gbà yẹn amana bin nabi sallallahu alaihi wasallam walakin mara ni ò fi jẹ́ kan ní táìtù ìgbé sọ̀hábí tí wọ́n mú ìmọ̀lọ́dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu so alimuhim o ni pé wọ́n ni wala istazadtuhu lazadani tí bá ní ká nábi tún sọ fún mi sí ayù ayù ayù anábi wọn sọ́lọ́ ní sallallahu alaihi wasallam ṣẹ́lù pé lẹ́yìn kọ ẹ̀rí dalilun am dalilun am lórí pé òkè as-salatu tusalla ala waqtiha tó ti pé awárá èyàn lè lọ lára dáadáa èyí báyìí àbí ìtún èyàn tún àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí ló fi jẹ́ pé kíní kan wà pẹ̀lú àgbọ́yé àwọn nùsùsùn ṣàríyà hmm? ó ní bọ́ ṣe mọ́ ń ká àwọn nùsùsùn ṣàríyà bí ẹ̀dẹ̀ ṣe mọ́ ń gbọ́yé ó ní pé wọ́n yìí kí ayat ahadith tó sọ̀rọ̀ nípa mọ̀dó ọ̀kan wọn a máa kó gbogbo wọn jọ kí bí ọ̀rọ̀ ti rí àdífẹ́ wọ́n kó ogun ọjọ́ wọ́n wà mú understanding kan mẹ́ o náà ń pè ní jámọ́ bayna nusus Sheikh al-Albani rahimahullahu ta'ala wọ́n ma ń sọ̀rọ̀ nípa ilé dada pé àwọn yẹn ma ń ṣe mistake yẹn gẹ́ ọmọ ṣe mistake yẹn gẹ́ ilé dẹni min qilla al-fiqh min qilla al-fiqh fi din nínú ìdínkù nibi àgbọ́yí ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni so kódà àwọn àfáàmì tó máa ń lo ẹ̀rí pé òkè èyàn lè kírun fi awwalil waqti wa fi akhirih kí lè nítorí pé Jibril أما النبي صلى الله عليه وسلم في أول الوقت وفي آخره فقال الصلاة بين هذين الوقتين النبي جبريل wa in ti wọ́n ṣe ni pé yíò àkírò fún nẹ́bí láti bẹ̀rẹ̀ yíò a máa nẹ́bí pé ya bóyá ẹ̀pẹ́ táìmù ní ìbẹ̀rẹ̀ sọ̀látù zuhur inda zawalu shams àbí tó rùn bá ti yàtàrí awọ́lùwátìnù ìgbà wọn ni áhíù ìgbà wọn ìgbẹ̀yìn wátù rẹ̀ hatta yasiru dhillu shay'i mithlahu àbí so òjìjí nǹkan ẹgbẹ́ òjìjí rẹ̀ yóò ma increase díẹ̀ yóò ma lékún yóò ma lékún yóò padà ga bí kì ní ẹ̀ gangan ẹ́ yàtọ̀ sí dhillu fẹ́yì ọ̀tọ̀ tí lẹ́yìn fẹ́yìn àbí fẹ́yì shams ọ̀tọ̀ lẹ́yìn tí mo sọ so akhiru wa ti lẹ́yìn àbí so tí wọ́n ni pé Jibril kírun pẹ̀lú Ànábì ní àti bẹ̀rẹ̀ ó tún wá kírun wọ́n sọ fánà wípé asọ́látù láàrin táìmì yìí náà ló wà asọ́látù bẹ́ ìnà ààrẹ ní orí bá yà so kódà náà fáàmì tí wọ́n fi ń sàlàyé pé ó lè láwọn fa tí yíò fi sọ pá òkè ah, ẹ jẹ́ ká ṣe jámù láàrin sàlátù méjì tó kí òun o lè kí zuhur àti asir ní táìmù zuhur tó olú àfáà ní pé orí tó fi jàjí kò kí ní táìmù asir so gbogbo àwọn kíní nǹkan àwọn conditions ma lè dìsí ní ìgbà mí so nínú ẹni pé wọ́n ní istihbabu ta'jili salati al-asr fi awwal waqtiha fa inna as-sahabata yusallunaha ma'a an-nabi sallallahu alaihi wasallam thumma yadhabuna ila rihalihim fi aqsa al-madina wa ash-shamsu hayya lam yadkhulu ha safaratun min masa ìtumọ̀ ní pé time tí wọ́n ti kíyàsí ìtàn oníkálùkù tó wá padà sí ilé wọn ní igun Madina lọ ibẹ̀ náà tí wọ́n mọ́ kí ìṣà so òun ó dẹ̀ sí wá tí ó tún pure kò ní ti mọ́ yellow yóò white yóò pure dada unit nínú ẹni istihbabu ta'khiri salati al-isha hatta yadhhaba amatul layl wọ́n

wọ́n ní ta'khil wọn kọ́ wọ́n kọ̀ yádà pẹ̀lú pé táwọn ashabu bá ti kójọ bóyá kìníkan kìní pé kìníkan di ọlọ́rọ̀ ṣe báyìí àbí àwọn èyí tí kójọ àbí ẹfà kìní lára because wà nínú hadith yẹn pé idha ra'ahum abta'u akhara èyí báyìí àbí tánà bá rí pé wọ́n lọ́ra jọ àwọn èyí tí dìkún alákàjá hmm, lọ kìní lára yàrí ìtumẹ̀ ní pé táwọn nǹkan mìíràn bá ṣe wà ìyẹn sì lè lọ ara kódà gẹ́ báyìí sàlàyé yìí tí fi ń dàjú náà nìkan sí kí ní o kí wọ́n lọ ní ara ẹlẹ́ẹ̀kẹta ni tẹ̀kìdímù sọ́látì al-isha fi awwali waqtiha idha ra'a as-sahaba qad ijtama'u lis-salah wa dhalika mura'atan li rahatihim wa 'adami al-mashaqqati 'alayhim fi al-intidhar fi kínìdí láti lè ṣe mọ̀rọ̀ à ìsinmi wọn pé ok gbàtẹ́ ti kọjọ ẹ̀tì ọ̀rẹ́dì díà bí ẹjá fẹ́ kàkiri ìṣà tó ń jí pé wọn bá lọ lára náà pé ẹ̀tì díà bí sọ́rọ̀ ẹjá kí ìṣà hmm? kó mọ́ lè bà jẹ́ ìnira fún wọn ikí wọn kàwà jù wọn kàmà rìtí lásán ẹlẹ́kẹ̀rin ni pé yakunu ta'khiru mustahabban fi haqqi jama'atin fi tó fẹ́ o lójú kan ní o wọ́n tó wá fẹ́ bá kí o fẹ́ dárùn kíbi kan ní kí ní kàkẹ́ ẹ̀yìn méjì náà ni ẹ̀yìn méjì tẹ́ra yín ẹkírun bọ́ a mọ́ ń pọ̀ jù mẹ́rin lọ mọ́sálásí àwọn yóò kò èdè àbí àwọn àbúkí ní àwọn èdè ẹjá dóde wọn díẹ̀ ẹlọ́mọ̀ sàlọ́lẹ̀ ẹwẹ́ mọ́ṣẹ́ àfikà ẹjá dóde wọn díẹ̀ àbáwọn obìnrin tó fẹ́ kírun nulé àwọn obìnrin tó fẹ́ kírun nulé mustahabun ẹlẹ́ẹ̀kàrún ni karahatu naum qabla wọn ni kí mọ̀kúrú ni kíyàn sùn before rẹ̀ li alla yastagiri kan na'im ìdí ìlàdẹ̀ ni pé Allah yastagri kọ̀ná ìmòfin náà omi àtà tẹ̀fò tẹ̀kù náà fi ní pé táwọn tó bá ikú ní mọ́sílásí ló ti sùn ní ó lè sùn kò sí wà lápẹ̀lú kò sùn ní mọ́sílásí látà Maghrib sùn dáadáa kí nìdí sí àwọn yóò àmọ́ wọ́ wọn ní jíọ fún ìrìn ìṣáyì wọ́n jíọ náà bọ́ ó rí lọ sùn yẹn lọ́wọ́ aw yafutuhu waqtuha al-mukhtar àbí kí waqtu al-mukhtar má lọ bọ́ ẹlẹ́ẹ̀kẹfà ní pé karahatul hadithi ba'da ike makuru ni kí a máa sọ̀rọ̀ lẹ́yìn ìṣá kí a máa kéèké bí a mùjáwọ́ dọ̀rọ̀ kí a máa kí a tó wá dáwọn discussions mi lẹ́ tí ó bá ti jẹ́ kó wà important li alla yata'akhkhara 'ani an-nawm because nínú kan tá gbọ́dọ̀ mọ̀ ní pé ara ara wa ní kíni hakùlúwa lórí ẹmọ fẹ́ ṣe gbá mọ fẹ́ sàwó ó gbùdọ̀ fún ara rẹ̀ náà lẹ́tọ̀ rẹ̀ because ó bá fún yóò bèèrè so normally on a normal day ó yẹ kíyàn sùn bí i 8 hours bí kíyàn sùn bí kíní o bí 8 hours ṣe bá yàbí ọlọ́n ti ẹ̀bọ́ sí bí i kọ́kọ́ sùn bí 3 hours before ìṣà àbí 2 hours ó kàn mọ́ sọ 5 hours tó kù ní àárín òru ni tí ó bá rí hours yóò pé tó pè ní ọ̀sán almuhim ni pé ara náà ní ọ̀rọ̀ ha kìí pé nìsìn ẹ̀sùwá kìí ṣàtàmì bí 830 mẹ́sàlán ẹ wá bẹ̀rẹ̀ ẹjọ́ àwọn ẹjọ́ kan tí ò ní wúlò èyí wá bẹ̀rẹ̀ èyí wá mú wọ 12 wá ń kí súwì lágó mẹ́sàn whereas bó ṣe kíṣẹ̀ tẹ́yẹn tagbọ́rọ̀ tó wà important wà ní ẹ̀hẹ́n ká discuss ẹ̀hẹ́n bára kódà ọ̀rọ̀ tó take time yes kí ní káwà tó wà important láyá discuss ní oye but kí ọ̀rọ̀ wọn lẹ́lẹ́ ń sọ náà how much more àwọn tó ṣe kí bóyọ̀ tẹ́mọ̀ sọ náà bí ọ̀rọ̀ politics ọ̀rọ̀ bọ́ọ̀lù ọ̀rọ̀ kìníkan àwọn Saudi kìníkan kìníkan Saudi ò fún wa lépo Nigeria yóò láàkí Saudi kò lépo Nigeria àwọn ọ̀rọ̀ tí ò wúlò ní wallahi kalamul farik kalamul farik kalamul laman farik ọ̀rọ̀ yìí ò ní wúlò kódà kò ní túnmọ̀ kẹ́ kò sí ní ẹ̀mẹ́bí ọ̀rọ̀ newspaper gbogbo ọ̀rọ̀ yìí náà ń kọ́ ibùlá sí tẹ́tàlá kọ́ rẹ̀ níbi àwọn tv àwọn ilmaniyin níbi àwọn stations àwọn ilmaniyin bí Al Jazeera ó wọ́n wà Al Jazeera sàlẹ̀ fún dáadáa gbogbo wọ́n wà Al Jazeera gbogbo agbúrú ayé òkun lórí rẹ̀ ó kọ́kọ́ nífẹ̀ẹ́ àwọn Yehudi àtàwọn Nasọ́rọ̀ ó tún wá kúrò àwọn eh, because táwọn ọmọ promote fún onípé kìníkà kìníkà bóyí ọmọ bá Saudi ṣe lọ picture kan picture yẹn 300 kìníkà billion dollars ní kí ló kàn wọ́n bẹ́ẹ̀ kí ló kàn àwọn kan tí ò nídìí tí ò sí tó fi sí eh ọmọba kan ọmọba Saudi o ra yacht kan ship ojú omi ni gold nìkan náà fi ṣe ó rà ní 700 million trillion pounds euros kilo ló kàn ọ́ kan kí ni yóò ní ìmí ò mọ́ntẹ̀ ìsọ́n bẹ́ kókó àwọn olórí àwọn olórí lẹ̀ wọ́lá ó ní sinmi tíráì kí ní ẹ̀fọ́sẹ̀ kakọ̀ bí ó sì ní sinmi tó èwọ́ lọ́wà kí n pẹ̀lú wá lórí kò sí gíní èmi ma ń lè fún ní kódà àwọn olórí ọlọ́wọ́ fún yí sí ó kú sí tó kẹ́yìn tó bá ikú jòkó tó ti jòkó ti tíra ní tó ti kàbí péjì 20 tó ti gbọ́yé tó ń wẹni tí ó tún kọ́ sí o ní ráyì pé ẹnìkan ò sí kíníkà kíníkà a mọ́ tó mọ́sàlẹ́ pé priority wa ó yàtọ̀ ní tó ń kálukú sí ilé yàtọ̀ ni èmi ò ní ọ̀pẹ̀ mi ò political agenda kankan mi ò ń bẹ́ kílọ̀nà politics kíníkà kíníkà àwọn òye ìrìn reality kò ní wúlò kódà àwọn táà mọ́ fẹ́ gbọ́ ni pé ah, kódà wọ́n nípa àwọn gọ́ọ̀fẹ́ títí sí títí ah, ọlọ́jọ́ dá wọ́n fún wa ní news pé olórí kan ṣe tí ò dá kò sí ètò kèmí wà wallahi kódà títí challenge sí kíní àìpẹ́ mọ́ sọ fáwọn mọ́ yàkùn gbàgbọ́ sí mọ́ ní mọ́lọ́rọ̀ kan ní last week inú mi dùn mo ṣe fẹ́yìn sí títí yẹn àwọn positive ìjọba tó yẹ ká mọ kó kàkiri nù positive yẹn gbogbo bí president wa kọ́lọ̀ kó bá wa sí dáadáa fún wa kó bá wa sọ́wọ́n lórí dáadáa kó bá wa sí àmọ́ná wa dáadáa gbogbo mọ́ sí ń ṣe pé ah kíní kan mọ́ sí ń mẹ́jọ pé owó epo kò ní ṣe kíní ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni kọ́dà nínú súnà ló wà kò tún yíò ni Imam Ahmad sọ pé tó bá rẹ́nìkan tí bá ń sọ̀rọ̀ àwọn olórí dáadáa nínú pẹ́ nìyẹn nínú gbígbọ́yé súnnà rẹ̀ ni tó bá rẹ́ni tí bá mọ́ ń sọ̀rọ̀ àwọn olórí lábúrú tí ẹ̀hún yìí positive olórí nínú pẹ́ nìyí ń kọ́ nǹkan bẹ̀lá rẹ̀ nínú bídíà ni bidia sùn sára rẹ̀ báyìí ó jùkú sára rẹ̀ ni ká tó wá sọ àwọn olórí àwọn ìlú àwọn mùsùlùmí so ẹ̀mí ló ló ráyè sọ̀rọ̀ ló àkìfẹ́ ẹ̀mí ló sọ̀rọ̀ bídìn ẹ̀mí ló sọ̀rọ̀ Macron àwọn tán hate Islam tán gbógun ti Islam lójúmọ́ so ìkíní ẹ̀kọ́ fi àwọn kíní because in tó dẹ̀ ṣẹlẹ̀ ní pé ẹ̀rìkún láwọn ní bukawai fìkíyà maslaha tó wà bí ká mọ́ sọ aburú olórí àti dáadáa rẹ̀ tàbáníká gbé òkúdà e, tàbá rí ẹ̀rí maslaha kò sí maslaha ń bẹ̀ mafsada ló because sorry tó bá ń sọ fún mafsada ni pé òun kó ìtẹ́rẹ̀dẹ̀ olórí ẹ̀ sí mi lọ́kàn ó ní jẹ́ kí àwọn nǹkan mí tó bá dá tó lórí ẹ bá gbé kalẹ̀ ní Eh, àwọn rúsì ti ní pẹ́kẹ́ ìdú ní kí àwọn yìí ní ọ̀gbí because of ìsìbí gọ́ọ̀mẹ́ntì ní wọ́n gbáhùn ìlú wà ní fararo alisa kadalik àwọn yóò mọ̀ ní jùr ah, against àwọn olórí jùr ah, against àwọn security personnel mafsada ní ogbélé tán sọ yìí náà but maslam bẹ́ẹ̀bí tẹ́ bá ń kọ wa ní sùúrù nígbà èyí yẹn sí sùúrù lóòótọ́ àwọn olórí àníwọ̀n òsẹ̀ wọ́n bẹ́ẹ̀ ni àníwọ̀n sábúrú kò sí ẹ̀ tó lè sọ bẹ́ẹ̀ àmọ́ sí maslam ní pé ká mọ́ sọ abúrú wọn la tó ń búrú pé a wá rí àwọn àhàdìsì tí wọ́n fọmọ́lẹ̀ fún apáfù anẹ́bì ni pé wà hátàlàwò dọ́rọ̀ bà rọ́rọ́kì àkọ̀dà máàlàkì kódà kó lórí wá wá àfáwà bọ́sí láìdà láìdà búlálàdà wọ́n wá ṣe búlálà sí ọfúrọ̀ ẹba ọya mọ́tò rẹ̀ ní fún mi kí mọ́tò ẹwà wá gbóò àníbi ní tọ́mà sí báyìí ní o ismaru wà tíwú because sorry mafsada ń bẹ ń bí pé kó wá takò lórí ẹ kó jáde àdínsẹ̀ mafsada ní pé ó fi ẹ̀jẹ̀ ṣòfò tọ́pọ̀ ju owó tí wọ́n ti ṣòfò yìí lọ sí mọ́tò kan gbé lọ mọ́tò 1 million ó bàjẹ́ gbogbo Nigeria àìsíkọwà ọlọ́n ti fún wa ní ibọ̀ níbi ensas ọlọ́n ti jẹ́ kó rí wá pé níbi ensas àti pé kò sí kò sí khairi kankan kò àbí ẹ́sàs wo ó kọgbọ́n bí ẹ́sàs tó bá kọgbọ́n mọ́ ò lè gbọ́mọ́ nù bóòdó sí afẹ́ gbọ́mọ́ tó bá ti kọgbọ́n ní bí ẹ́sàs gbogbo arí agbúrú àti fáódọ́ àti wàhálà tó ṣẹlẹ̀ tó ní kálùkù wá ń bẹ̀rù lórí ẹ̀mí wa pé kódà gbẹ̀yẹn kò tún wá pẹ́ sẹ́yìn gbẹ̀yẹn lèyẹn tún gbọ́rọ̀ Yorùbá nation àwọn àwárí ilẹ̀ Yorùbá àwọn mátúndé kíníkà kíníkà kíníkà àwọn fẹ́ dá Yorùbá nation lẹ̀ kódà mú kàn wò pé kí ló tún ṣẹlẹ̀ ẹ̀tùmọ̀ gbọ́ àwọn IPOB ní east kí ló ṣẹlẹ̀ báyìí náà ah, ah, kí ni tó bá yá ẹ̀sìn mọ́ láwọn sálàfí ní boko haram ta ní boko haram gbogbo wa báyìí ẹmọ̀ kí ní ẹmọ́ ń dùn ẹ̀yà mọ́ ní pé ta ní pẹ̀kọ̀ lójoojúmọ́ sí peace báyìí pé ẹ̀yìn èèyàn because ọmọ táwọn sọ ni pé láti lè flow nínú ìlú peace gbọ́dọ̀ wà èèyàn tí peace bá wà ní àdúgbò tí peace bá wà lẹ́tì mọ́ gbọ́ wà sí mọ́ sí bídíà mọ́ náà ní sẹ́mà àfáà tí ó ṣe wà sí òun gán wò báyìí wò báyìí ní bọ́ọ̀mù lè dún ọkàn gbọ́ gbọ́ àà ah, ah. àwọn tó ń gbọ́ wà sí gánwà ní àfá wà sí wọ́n ló ń ṣe ah, gbọ́ bọ́ọ̀mù ni so ló jẹ́ pé Islam fẹ́ ní peace ẹ̀ pítí in tí gaba sì faragọ̀ yẹ súnú orí bí spread dáadáa àwọn yóò gbọ́ ipé ókè intanẹ́bí ní alhamdulillah láàfin mọ́ sọ pé má takò so wá rí pé táà ní Boko Haram tàbí ọkí ma fẹ̀sùn boko haram kan kí ni boko boko haram kan ní takò jọba ní ìwọ náà mí ní boko haram kan ni wọ́n ní boko haram tí èyí tí níbọn ni wọ́n bọ́ bá níbọn ọwọ́ sì ju ṣekáwú lọ bẹ́ẹ̀ ni ẹnsàsísì tó àsìrí òsìta tó bá níbọn ọwọ́ sí oní boko haram oní pé wọ́n yọ subsidy ó sì lọ gas on gas government náà lè yọ subsidy gas ó lọ femtech government náà lè yọ shoprite Eh? aláwùn tàbí àwọn etílé mú sọ gbà pé tí kí ní ẹ̀bá lè continue sí fọ́jọ́ méjì mẹ́ta ilé oníkálùkù náà àmàlú ti ṣòwò bí ẹbá ṣe rìn gbogbo ṣòwò bí orí àwọn ẹ̀pẹ́ ni o bí orí àwọn ẹ̀pẹ́ àwọn wèrè mọ́lájá gbẹ̀nù gúfà àwọn ìmọ̀ká jẹ́ màjá ní ọ́sùfàá àwọn òpònú èèyàn tó gbogbo ibi tó ti mọ̀ ní pé tó bá rí táwọn èèyàn bá ń kọjá tó bá ń kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá ń discuss nípa problem Nàìjíríà ah, ah, ẹ̀yin náà tó tutù fà ẹ̀yin tó gọ̀fà tó bá ń sọ pé yéé àwọn tàjọ ń bí lulẹ̀ lè yíò wá imagine kan ti wá break government ń gbà yẹn alìmí ọmọ pè sí pé kápín sí mẹ́ta Yorùbá kó lọ lọ́tọ̀ Ìgbò kó lọ lọ́tọ̀ Haúsá kó lọ lọ́tọ̀ kíní iná ìkìkì sí tàfàwọ́kù ní kìí ṣe ni president tiẹ̀ Ìgbò ni president tiẹ̀ ìyá jẹ́lé ayé ní orí tí ó pé so yí báyìí àbí tí ó kó kíní so ibá yà náà so nínú ẹni wípé kàrọ àtúl wọn istihbabu ta'jili salati subh in ti bina níbi kí yẹn tètè kí salati subh wa dhalika bi an yadkhula fiha bi ní táìmù galasi táìmù tí dídúdú sí hò pọ̀ mọ́ fífúnfún nínú ojú ọ̀run haythu la yazalu dhulamu وهذا في حق من ليس عنده عذر wọ́n ní pẹ́lẹ̀ nǹkan ẹni tí ó bá ní udhur ni min doyfin aw dirasati ilmin aw amalin fihi maslahati lil muslimin ẹwọ̀n kama ìtumọ̀ ní pé tí kìní kan bá wà tó ń sóyẹ̀ mẹ́lẹ̀ èyí lè fa ìhun sẹ́yìn Alex tẹ̀lẹ̀ kí ṣúbì báyìí time ta tí mo sọ lọ́wọ́ Alex ṣúbì báyìí this is 29 tàbí kí ní kan wà tó sọ amẹ́lẹ̀ before then tàbí gbọ́dọ̀ yẹnjú nínú àwọn mọ́ra musulmi lẹ́jù kan wátán pàápàá wà ah, láti dé òkínà gini kan gbogbo alọ́ sí ibẹ̀ a yẹnjú ẹ̀ tẹ́pẹ́ tàbá yẹnjú kí ní ìbáyìí kátó wákìyàn kọ́ bàjẹ́ a wà yẹnjú ẹ̀ àìsà wákìyàn báyìí dìmọ́ bí yẹn bá ṣe gbọ́ṣẹ̀ yẹ sí dìmọ́ bí yẹn ṣe mọ́ bí Islam bó ṣe ọwọ́ òun sí láti ṣe nínú ẹni pé wọ́n ní kọ́lá bìnrin kíkìlẹ̀ ìdí salatul jama'a afdal min salatil awwal min as-salati awwal waqt wọ́n ní bìnrin kíkìlẹ̀ ìdí sọ pé kíyàn kí ní jama'a ó pè jù kó kọ́kọ́ kí ní awwal waqt lọ àwọn tí dé mítàsá kí ní tèmi ni kó dóde jama'a kan padà kí létà yẹn ó pè jù kó tètè kí ti ẹ lọ wọ́n ní istihbabu tatwilil qira'ati fi salati subh wọ́n ní mustahabu ní kíyàn fa ìrùn salati subh ọlọ́run sọ pé wà kùránì alfajir inna kùránì alfajir kana mashhuda náà nínú ẹni pé wọ́n ni wàhúnà kó dèrọt fi 16 aya wà mí aya na fi ní pé ibi kíyàn kàbí 60 verses àbí 100 àkí 60 verses àti 100 so kíyàn kàbí 60 àbí 100 bí bàtà àfikà bí péjì márùn nínú kùránì ó so wọ́n istihbabu murati halati al-ma'mumin bi adami at-ta'akhur alayhim fi adati as وطول انتظار ومن حيث تخفيف الصلاة بدون إخلال بما يكملها من الواجبات سيغلي nínú tí fi ń dájú tí èyàn tó bá ń kírun fáwọn èyàn gbọ́dọ̀ mójútó ní o ní èyàn gbọ́dọ̀ sí mọ̀rọ̀ àtò àwọn èyàn tí èyàn bá ń kírun tó ẹgbẹ́ náà ṣàtún bẹ́lára àwọn èyàn fà á lọ ké 10 pages sínú Qur'an tẹ́kù ti àwọn èyàn ti wíkì tẹ́lẹ̀ already àbí pé kìnìyàn kìnìyàn kan má fà àwọn ogun kúrò ló jẹ́ pé nínú nǹkan tí mo padà ka nínú Ramadan bá ní èyí tó kọjá ní pé mo kàwọ̀ kanú àwọn olùmọ̀tán sọ pé kúrò ṣe kí bí kódà ìwọ̀n tàwọn rí gan in tó dájú pé kí ẹ má fàájú fáwọn in ti fi khilafa ní tàwà ti mọ̀tẹ́lẹ̀ in ti dájú pé má fàájú fáwọn because àkọ́kọ́ tó kọ́ rí àwọn èèyàn wọ́n after ìṣá wọ́n wà wúwo wọ́n tún wá gbé bá kọ́rọ̀ àà kí ló dé wọ́n wá ń ké tààtà àwọn èèyàn wá ń ké lórí gbà ah, because in ti mọ́ ń ṣẹlẹ̀ ní wípé in reality àwọn èyí ń padà lé lọ mọ́ aláti padà débì kan tí ó rí wọn ní padà sí lórí wọn yóò ti rẹ̀ wọ́n wọ́n aṣọ bá ó ní rí mo ti kí lóòrù kí náà gbé àwọn méjì kan wá ń sùn lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n kàrà gbé mi gọwọ́ lóòrùn láàrin kí ni gan ẹ̀mí mi ti fẹ́ bọ́ sórí òun ah. so ó ní pé because ṣe bí kókó ta fẹ́ mọ́ mi nínú ká fẹ́ kọ́kàn wá wà ń bẹ̀ tó bá tún ti fàágùn jù fáwọn èèyàn ó ṣe mọ̀ kọ́ wà hálù àwọn èèyàn sí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ibá yà tó kí bí ara àwọn gbà bá kọ́rọ̀ ó lè gbé bá kọ́rọ̀ tó kàtà bẹ́ẹ̀ ni tààrà wọn bá gbà ó kẹ́ bó ṣe kí rákà bí sọmọ five five five game wọ́n sì ń gbádùn ọdún kẹ́lẹ̀ ọdún wọ́n àwọn ọ̀nà ọ̀hún àwọn ilé sí ń gbádùn ẹ̀yà rẹ̀ bí kó dẹ̀mọ̀ sẹ̀lẹ́gbà tó pé inú mú fàún inú yóò sì mọ́dùn mọ́dùn mọ́dùn mọ́dùn mọ́ fàálọ́ fàálọ́ mọ́ fàálọ́ bàmí sí wà tó bá ti káyà mẹ́ta bá ah! àfáyí rí bá yàbí tó yí mọ́dọ̀ sí mọ̀rọ̀ gbogbo àwọn ilé ìná mọ̀mín so èyí mọ́dọ̀ tó yí máa súnmọ́ pé táìmù ti lọ rẹ́dì náà kò nídìí tètè kí kúrò wallahu ahad iná àtẹ́nà kalkautar pim ẹmọ̀lọ́rí kò síwá lápẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kí ní nǹkan ẹwù tí islam ṣe wọ́n nítorí hálù àwọn mu'min kó mẹ́lì bá níwọ́lá gbogbo ẹ̀sìn padà sí bí hásùn náà àfihàn ẹ̀nà ni ikú ṣẹ̀ríà ò fẹ́ ìnira fún wa so ó dá pàwọn ilé ìlànà fàwáìdì àbí tayyib wọ́n ní ilé àdíkì gẹ́jẹ́ yọ nípa bí mọ́ṣáṣí ànẹ́bì ṣe rí sallallahu alaihi wasallam ní pé kò sí mọ́lẹ̀ ní mọ́ṣáṣí ànẹ́bì wọ́n ní kí gbogbo ẹ̀kọ̀ dúdú lọ́nu àfi tó rùn bá tó yọ kìí ṣe gígùn sí tàbà because wọ́n ní ìgbà tán máa ń bẹ̀rẹ̀ ohun oníkálùkù kan wá ní ìgbà tán bá fi kírun tán oníkálùkù ṣẹ̀ṣẹ̀ máa dá wọn tó wà lẹ́gbẹ̀rẹ̀ mọ́ ni tí ó bá dẹ̀ sí náà kí ní ah, so ìyẹ́mọ̀ wọ́n dá so ìyẹ́mọ̀ ah, àfáà alàgbàjá so an bi allah subhanahu wa ta'ala ko se ni ìrọ̀rùn fẹ́ kankan wa so náà bin da alhadi ó kúwà aka hadithi wa rafi' bin khadij ní jùkú tó ń bọ̀ inshallah barakallahu fikum wa jazakumullahu khair assalamu alaikum wa rahmatullahi wa barakatuh